وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق قاطبة قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا ربكم اتقوا ربكم وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى كتب على الزوج أشياء وفرضها عليه وجعلها واجبة له تجاه زوجته ومن ذلكم آلات التنظيف ومتاع البيت فالأصل في هذا أنها على الزوج لا بد أن يأتي بما يلزم للبيت من فرش أو كدر أو كاس أو مفروشات النوم وغير هذه الأدوات فالأصل في هذا على الزوج وهكذا اتفق أهل العلم ثم اختلفت كلمتهم في بعض الأشياء فيما تعلق بما تتضرر به المرأة إذا تركها من آلات الزينة أو التجمل فكل هذا سنعرج على نزائهم إن شاء الله تعالى أمة الإسلام واعلم أن الله سبحانه وتعالى قد حرم الظلم على نفسه وجعله بيننا محرما فلا يجوز ولا ينبغي لأحد منا أن يظلم غيره لا يجوز للرجل أن يظلم زوجته كذلك لا يجوز لها أن تظلم بعلها ولكن في هذه النقطة سنستنبت بعض الأشياء مما لا بد الحذر منها حتى لا نقع في أكوبة من الرحمن من الله سبحانه وتعالى أو حتى لا نتحرج أمام ربنا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال فرعوا باتوسي وان مسلمي أتون ترى لكي كي الله تقرفان نبي وصلى الله عليه وسلم أن ترى بلات بمن جاك يفمقوا الله بانساليكون كي النبي وانساليكون لاري أتيا وارا لي النبي وانساليكون صحابه kí àwọn náà pàdáwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ní gbogbo alkiyama ẹ̀yìn àníyàsí mo ń fi àṣìkan àmì tí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gbẹ̀ ẹ̀yìn náà lè tí ìbẹ̀rù rẹ̀ a ní takullah ẹjẹ́ àjọpọ̀nù ọlọ́run ilé náà ni àsọtẹ́lẹ̀ tọba tọ́ dá gbogbo wa tọ́ sọ fún ẹ̀tọ́ lọ sáájú wa ó náà ni sọ rẹ̀ kó jẹ́ kí ìbẹ̀rù rẹ̀ tọ́jẹ́ ti tòótọ́ tí ó ṣe wá láǹfààní láyé àti lárí kìámà kó ṣe ní ìrọ̀rùn fún ẹnu kọ̀ọ̀kan wa ní ìjẹjọ a ń bọ̀rọ̀ bọ̀ lórí khidmatu azauja báwo láàṣẹ máa kú obìnrin lọ́wọ́ ìgbàwó ní ká gba ọmọ ọ̀dọ̀ jẹ́ dandan lórí wa fáwọn ìyàwó wa ìgbàwó ní èé ṣe dandan ìgbàwó ní ká máa ṣe bọ̀yí fún wọn níbi àwọn nǹkan kan ìgbàwó lọ́jẹ́ dandan lọ́rùn tiwa náà ìgbàwó là ń ṣe látò ti fi wá lèkún orí lọ́dọ̀ ọba dẹ́dà asàlàyé àwọn ilé lẹ́nì bí áwọn ìmìnà rahman ibi ta adé o náà ni a ti sàlàyé in tó ní bá ṣe pẹ̀lú oúnjẹ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ àbí ìkún obìnrin lọ́wọ́ in tó náà ni in tí ọ̀pọ̀lọpọ̀ fojú rẹ̀ náà ẹ̀sìn sí fọ wẹ́lẹ́wẹ́lẹ́ iná lọ́fà tó jẹ́ ohun àwọn mímà kò ó ń pẹ̀ka láwọn àyè kọ̀ọ̀kan ṣùgbọ́n fi rẹ̀ urufu alatu آلة البيت أو آلة التنظيف ومتاع البيت àwọn mọ̀táwùlì bẹ́ẹ̀tì in tó kó ní pọ̀ àti rílé ní tòótọ́ nínú tí eléyìí kèé sagbára ilé lóní fún ìyàwó rẹ̀ agbára tó ní òjú orange rẹ̀ náà ni apartment tó yàrá méjì ni mẹ́mbẹ̀ẹ́ mẹ́ta ní bẹ̀m̀bẹ̀ ẹọkàn ní bẹ̀m̀bẹ̀ ilé nù in tí lè ó fi jẹ́ ilé dandan ọrùn ọ̀kọ̀lọ́wà kí ni náà ibùsùn yálà levụta tàwà lẹ́wù ká ju nǹkan ibùsùn lẹ́lẹ́ náà ni ọrùn ọ̀kọ̀lọ́wà no levụta tàwà kìí ká ju nǹkan ibùsùn lẹ́ àkọ́kọ́ ní nǹkan ma pe máa pè ní bẹ́ẹ̀dì gbé nǹkan ibùsùn lórí dámà pè ní fóòmù ọrùn ọ̀kọ̀lọ́wà in tààtẹ̀lẹ̀ lórí ọrùn ọ̀kọ̀lọ́wà dẹ̀dẹ̀ ìpìlẹ̀ ní ọkùnrin ni ó provide àwọn nǹkan yìí bákanáà in tàà fẹ́ fi jókòó ní olé àga ọrùn ọkùnrin lọ́wà bákanáà àwọn èèlò afẹ́ dáná gáàsì ní sílíndà ní àwọn abọ́ ní wàsásùn ọrùn ọ̀kọ̀lọ́wà bákanáà odó afẹ́ ma gúnyán lé ni o a nídi ọlọ́ni o bẹ́ẹ̀ni bákanáà inú ilé wa gan abùkátà àwọn jihazù kan in ti ń fọ́sọ machine ti ń fọ́sọ afẹ́ ma gbọ́ rédíò gbogbo àwọn nǹkan ìpìlẹ̀ ọrùn ọkùnrin lọ́wà. wà fine bó ṣe wọ́wọ́ àwọn obìnrin kí wọ́n máa dáfùn tòlú wípé ẹ̀sìn ó pèsè dáadáa lẹ́dìwọ̀n ọkùnrin wá ṣe ó ṣe gbogbo nǹkan jàmá kí a fi àgbọ̀yé tí ọ̀pọ̀lọpọ̀ ń sá fún bẹ́yàn sí sálọ sábọ̀ ibẹ̀ náà ni wọ́n padà sí káfí clear rẹ̀ tọ́kùnrin bẹ́ẹ̀ sojúṣe rẹ̀ ìpẹ́rẹ́ dé ìyàwó rẹ̀ ọba dẹ́dà méje kárédé àyédé o mọ́jẹ̀ wà náà wá o mọ́jẹ̀ ṣẹ́ ìtàn òdé o tí o bèé bá ìyàrí pọ̀ òun lọ in lọ pẹ̀lásọ rẹ̀ ní o kò ní nkẹ̀kẹ́ tí ó múnú léhun nítorí wípé kúlù má àtàbí ìzáójú mi máa lè yí bádàl márì fàúwà mílíkùnlá olóní kámẹ́sìgbọ́ ẹ̀sìn òsìtò gbogbo nǹkan ọkùnrin ṣe ń tòótọ́ obìnrin míì

ọkùn tí bá ń bóbìnrin lò báhùn èèyàn rí ni tóbìnrin fi wá lè sọ pé ẹ̀ẹ́ kò burú ẹsá change lòun sọ ah, a ní ojú àkùlọ̀ ọ̀dọ̀ fámílì ẹ̀ kí wọ́n dá mẹ́ tọ́kùnrin bá ti ra ogbó àwọn nǹkan ìpẹ́rẹ́ kìí ṣe dúkìá obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọ́n ń fi ọkọ wọn lẹ̀ láyé lẹ́nìí wọ́n lọ jọ́yìn ẹgbẹ́ ìfẹ́ wà lọ́ndẹ́ nìkankan ìyún sí ti ẹ̀ ti kún Amẹ́ríkà ó ti kún Yúróòpù kún gbákwáwò obìnrin fẹ́ fúrí ara rẹ̀ baby mother kí ni problem bẹ́ o ń gẹ́lùn tó jẹ́rẹ̀ jù ọmọ tí ó ní pé yọ ọmọdà láàrín pẹ̀lú pé bàbá kan ó ọ̀fẹ́ wà lábẹ́ ọkùnrin kan tí ọmọ sọ pé só dáná àárọ̀ no mi sọ mo sọ pé kọ mọ́ sí gbẹ̀gìrì nìkan mo nídìí ewérú pẹ̀lú ẹ̀ no mo sọ fún ọpọ́kọ mọ́ kò sí fún mi lẹ́nì kò kó fẹ́ mu kí kí ni gbogbo rẹ̀

òun kó sì ra nǹkan kan bẹ̀ kìí ṣe mílíkù rẹ̀ o kìí ṣe kìí ṣe dúkìá rẹ̀ mọ̀báun bákan náà káìsìtò mọ́ lọ́wọ́ obìnrin tó bínú kú lọ́dì ọkọ̀ láì nítùmà kọlọ̀ rẹ̀ mú lọ pé bíṣẹ̀ ẹ̀wọ̀n ó sì rí ọdá tó kò ní gbóòrùn alìjẹ̀nà o هذا الذي جاء من حديث الذي أخرجه والسنة من حديث ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم أيما امرأة سألت بعلها طلاقها ha دون بأس فحرام عليها رائحة الجنة èyíké yóò bí tí bá ń ta ọkọ ẹ̀ láyá pé kọ̀mí kí ní kọ́kọ́ sí ń ta nkọkọ ẹ̀sọ̀ fún gbìràn ọ̀run awọ́ awọ́ ogbò nǹkan tí ń jà sí awọ́ tí ọkọ lẹ́mìí sí kèése tí ti in tí ò ní kòkó kò sí tọ́pọ̀ pọ̀lọmú mẹ́ o sí ọlọ́ni irú obìnrin bẹ́ ká gbọ́ wà lè jẹ̀nà o bá nàbí ìṣẹ́ sọ́nà kásàbà túbẹ́ in tí ò fi ní gbọ́ bí ó ṣe rí fún ọwà lọ́dọ̀ ọba dẹ́dà fa haramun alayha raihatul janna àwambọ̀ ìpìlẹ̀ nìyẹn ìgbà míì wá ń bẹ tó àwọn mímọ̀ hmm, ọ̀rọ̀ wọn wá ní agbára sábà pé ìlú náà papọ̀ bí a ṣe ń ronú náà papọ̀ àwọn nkẹ́kẹ́ ń bẹ tọ́jẹ́ wípé bùkátà ilé ń bùkátà rẹ̀ ṣùgbọ́n bí ìlò níjù bí kíni obìnrin ló búkà àwọn tó bá jẹ́ ààlà tẹ̀jìmìn àdàwátù tẹ̀jìmìn àwọn tèèyàn máa ń fi ń pẹ̀sọ̀ ṣe ń bẹ lára nǹkan tí yóò jẹ́rẹ́ náà wọn ọkùnrin láti rà alé gíláàsì tá máa wò sára alé ni sára alé ni tìróò sára lè ẹlòmíì tó bá yẹ ń pa pé ọgbọ́tàn pé wọ́n pa ń láàrí kọ mọ̀ pé èèyàn para kèése ti àìsóge tàbí ti àì tàbí ti àìlájú èèyàn jí lọ bí iṣẹ́ ní 330 tó bá kún lé 330 yóò dé bí ní 7 tó kún 4 yóò lé ti dé bí iṣẹ́ lè ní ọmọ para mi ò ti ẹ̀rí sí nǹkankan kọ́dà kí fi léṣẹ́ krímù káàpàá kò tí ẹ̀rí rò pé látún ah, èso bí obìnrin máa pàrà kí ní gbó ọ̀dálọ́gbọ́ kó apá kan àwọn àfáà irú àwọn ni ń bẹ̀ ni wípé kúlù máa tàtàdọ́rọ̀rù lè mar'atu bí tẹ́ríkì yìí min àdáti tẹ̀dìmìn àmìràwàtí tẹ̀dìmìn fa'ala zaut gbogbo tó bá jẹ́ wípé a fi sí ẹ̀sọ̀ sára àbí a fi wà ókè tó sì jẹ́ pé téèyàn ọba ṣe ìnira ọ̀bẹ̀ tí ó fi nǹkan yẹn lẹ̀ fún obìnrin dẹ̀dẹ̀ ni kọkùnrin ọ̀rà nǹkan wálé bí kíni hmm. jẹmọ́nà kọ́lọ̀ ó jẹ́ àwàlì jẹ̀nà o <laughs> kọ́lọ̀ ó jẹ́ àwàlì jẹ̀nà o tí obìnrin tó bá wà ọ́nsọ̀láti padà látàtọ̀ wà ọ́fsọ̀láti gbogbo tí ó lò tí inú ti ẹ̀gọ́ fìdù wípé oun ókè okay dẹ̀dẹ̀ ni ara tí wọ́n sọnù bákan náà téèyàn bá lọ fẹ́ obìnrin tó jẹ́ pé ó ní ó fi sínú ogun rẹ̀ in tí ma mú ó ń kú ọrùn ọkùnrin lọ́wà jẹ́mọ́ ta ló sì maa máa dẹ́rú ẹwò tí ó ní ìdíjà kàtó sí mẹ́ta bákan náà ẹwọ́n tẹ́sì ń sọ kòkòrò kẹsù lára obìnrin lójijì in tí mo ń filẹ̀ náà mo ń filẹ̀ o fẹ́ràn kan ọba ìgbà in tó jẹ́ máa sọ̀rọ̀ dáwọn ààyè o ní pé wal amru yawma idhin lillah obìnrin ṣe wà síse bẹ̀rẹ̀ ní ìsìn látọjà kí wọ́n

ẹwùgbà tí àwọn obìnrin ìbá rí ẹni tí ń bẹnú fọkàbalẹ̀ tí wá ń sẹ́sìn wọ́n ma pàrò ní lọ́jà pé àà ilé náà wà wá náà kí wọ́n ma fọkọ̀ wà gbé mi wá rata ṣe jẹ́ àbùláwà láàrin ìwọ̀ ní sílẹ̀ ọwà àdá àbáyì lábẹ́ àbá ìlú wa yìí téèyàn bá fẹ́ mọ̀ wípé ìdájọ́ tó gbẹ̀lẹ̀ kìámọ́ agbára màlẹ̀ká gan ọ̀ká Nàìjíríà ìtò déyàn ẹ mọ́ ronú nǹkan mí ìpè búùlì rẹ̀ ṣe fẹ́ sàlàyé ilé ọmọ tó jíwó lè ṣẹ́ ìjọba ọwá akọmọ́sùn fún

àwọn mímà wọ́n wá ní tó mọ́ jẹ́ pé condition warrant fún ọkùnrin hmm, condition kọmọ̀tẹ̀ tí lọ bẹ̀rún kò tí warrant ó ń bọ̀ obìnrin bọ̀ láti lé wọn bó náà ṣe wá ń bọ̀ wọ́n dìgbà fún wọ́n di àgbà fún pé ń lọ lékọ láti lé wọn jẹ́mọ́ nǹkan ti fọ́jú pọ̀ ní o in tó bìn gan ma kó wá láti lé wọn jọun a máa fi ọkùnrin tí ọ̀bà nìkan ṣe lọ́kàbalẹ̀ pé ah, bọ́ọ̀lẹ̀ bá ti sọ fún pé so tíra kíníkan ah, yóò gbíwá ṣe obìnrin tí wọ́n sọ pé à ah, ó ti ẹ̀yẹ kó tó ní ojútì fún òyàn bóbìnrin téèyàn fẹ́ fẹ́ ọ̀bà lójútì ọ ẹ̀kọ́kùn lójútì wípé gbogbo tó lọ ń dá iní a máa bá sọ̀rọ̀ tó kàn máa rọ̀ ọkàn rẹ̀ máa rọ̀ tí máa láforíjìn ìtàn ìtàn èyí ó ti ẹ̀rọ nù pé ẹ̀jẹ̀ àdá lébẹ̀ <laughs> ọ̀nà àmà ti gba súnà <laughs> ọ̀sáwà ni o àwọn èèyàn sọ ọjọ́ ọ̀rọ̀ ọkà bọ́jọ́ ọ̀rọ̀ ọkà àwọn èèyàn sọ̀rọ̀ <laughs> débi pé ẹ̀sìn náà ló di a máa dáalé wípé àwọn kankan bẹ tó jẹ́ wípé ṣe dáalé ti wà ń bẹ ka dáalé ń bẹ ọ̀pọ̀lọpọ̀ mọ́pàkọ̀ bí ìwọ̀n máa lè ní méjì lọ tó rí bá ń pín sí ìgbà tí ò tí ìsàgbọ̀yé àgbọ̀yé wá dẹ́mbo ní in tó lè máa mú wa rẹ́rìn bí ẹni wípé àti mẹ́bí alọ́wájú ọlọ́run ìmá ẹlòmí ọmọ rẹ̀ kẹrin lọ́kẹ̀ tó balẹ̀ wípé àwọn ti ṣe ákìdù abilẹ́tẹ̀ ti ráfà káfà tí ọmọ ṣe ákìdù lórí oyún mọ̀ sí ajẹ́jẹ́ nǹkan mọ̀ ti sí à وقد جاء من حديث ابن حبيبة رضي الله تعالى عنه وارضاه والحديث بقرأ في السنة بسند صحيح ó ń sí ọlọ́run sọ wípé

ó sì ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹbá ní sọ fún tán ó ń tàn kọ máa retí ìbínú ọlọ́run tó ní agbára tọ́ ọba rẹ̀ ń tọ́ mọ́pá mọ́sẹ̀ tọ́ wá wò kó o lè fi rún tán sọ ìbà ló kọjẹ́ wà láì mọ́ mẹ́nìkan ìrọlọ́sìlẹ̀ pa ẹ̀rù sọ̀rọ̀ mí gbámi ìbẹ́ni gbọ́nà fi kọ̀kọ̀ àwọn ọmọ ọfẹ́ ìbànkẹ́jẹ́ ni o ṣẹ̀rí pẹ̀lú sáfà títí ìlú ní ọmọ mẹ́ta yọ́ ní sí pàmọ́ wọn gbogbo ẹmbá ń dẹ́rù ẹ̀wò kọ máa retí ìbínú ọlọ́run jẹmọ́ tí wọ́n bá láàpọ̀ ń rú ìké sí pípò ẹ̀kọ́ máa pààyàn lẹ́rìn kéde pípọ̀ tó ẹ̀kọ́ máa pààyàn lẹ́rìn kò sí kò sí rẹ́dínẹ́sì fọ̀rọ̀ alìkìámà alìkìámà láti ń tó tí wọ́n bá wá dákọ̀ lórí tí wọ́n bá dákọ̀ population wọn àà tí wọ́n sì lòwó tó bá wọn ní ẹ́sá àà wọ́n ti kéré jù nígbà tí ó sì sínà mẹ́ jẹmáà tó ń tí bá tó sọ́tọ́ pọ́ máa lè pọ́ yìí èyí tí ó yọ dànù ó jọ máa lè tàn rí lọ kí wọ́n máa sí obìn lọ lé ọkọ káwọn ọ̀rẹ́ rẹ̀ ò sì máa sí àpárá láàrin ara wọn wípé sọ́mọ̀ pé ọmọ tó bá pí igbe ebi là ń kéèkì ebi tí ó stọ́pù tọ́kẹta bá ti kú ò ti stọ́pù ibi à ń lọ gẹ́gẹ́ tó ẹka mú lọ bó sì ẹka tó àtò ẹ bí ìbá ètò ìkọ́ lọ́dún yìí mama klọ́kì 53 màmá klọ́kì 52 màmá klọ́kì 40 in tàn bá kí lọ́dún yìí <laughs> torí pé problem <laughs> interview ẹ̀kan tó kú fóòrè ó tún di 2000 kìníkà kí space ò tó wà àfẹ́ntọ́ bá rí dágbà kìníkà gangan wọ́n mọ̀ lọ́tà ilé àtún ọ̀pọ̀ mọ́mọ́ ó sì fi ọmọ àdìsàkọ́dú ó fi ṣe kéjì sínú àwọn eléyìn láàmà wá sọrú wá sí ìtànsà ní ó ní túnmọ̀ sí kìníkan obìnrin ṣe ìgbàrà kìníkan tí ó bá lè mú òrùn kú lá tó kan ó obìnrin kan ọgbọ́ yé pé ó ń lọ lé ọkọ ọkọ rẹ̀ sétò bí tí ó dì sí ọba ogbò nǹkan ilé mẹ́ bá a ṣe wí náà táwọn obìnrin tí ó bá lóbìnrin láìkì iṣẹ́ tóbìnrin bá ṣiṣẹ́ mẹ́wàá ọkùnrin ni ọ̀nà mẹ́sàn mẹ́ ajápòbí a ń fi obìnrin a ń fi obìnrin a ń fi ṣiṣẹ́ a ń tọ̀rí kí gọ́ìrùn bá ṣírọ̀ ṣùgbọ́n a gbé ojú bá ń jáde ọ̀tọ̀ lójú mi tó ń kàlùkù wá ń gbé wá rábàkà johnson ah, gidi bá lè fọmọ àwọn tó bá sì jẹ ẹni ọlọ́n tó jọkùnrin eré iná nírú ẹ̀ náà lè tọ́ sí lẹ́nu ẹlò ní òtò bẹ́ẹ̀kọ́ sọ bẹ́ǹta wọn ah, ẹnìkan wà fẹ́ ma wọn ààrẹ ọdún olèkò lè fẹ́ pẹ̀lú ọrùn challenge kò tó ẹ̀kọ́ sọ bẹ́ ó ń kálukú wá sọ di pé eh, ẹwọ́ àwọn náà ṣe tọ́mọ ọlọ́mọ náà fún àwọn náà ń gbàtí àná àgbìgbàwó obìnrin wá wà wébí wọn kún gbági kèése gbági nìkan wọ́n pé kò kún gbá káwò kò sásùn ẹlọ bí wọ́n sí ẹlọ́kọ ẹkùn ọ̀pọ̀ náà wọ́n máa sọ bẹ́sù bá gba wọn bí lónìí yóò tún bá wọ́n tí ìbímá lásìkò 2000 naira weekly lówó call card ó ń fún ní 2000 weekly ìsì máa ń ra aṣọ kọ̀ọ̀kan fún ní 22 weeks yọjà aṣọ méjì lóṣù kan tóṣù bá wá parí ní tó ń fún ìyàwó rẹ̀ ní 25,000 naira ohun àtọ́pẹ́ náà sì ní jẹ̀máà ọba ọba ní bínú sí ìyàn ma mi obìnrin yẹn bí ó ṣe máa ronú yọọ yàtọ̀ sáà mí ìládùgbò tọ bá gbọ́n o náà ma gbọ́ tẹlù mí ìlágbọ̀sọ́wọ́ ní ma dásí nídásí ó dì túnmọ̀ ọba gbọ́n kò ní wípé ní bẹ lọ́wọ́ tí nígbà wọ́n wà máa di ẹrù yìí odó wà ń bẹ tí a fi máa lọ tán bẹ́m̀bẹ̀ wọ́n tó gbé gáàsì fún sílíndà bẹ́m̀bẹ̀ bí tó ṣe ń bọ̀ láti lé wọn àbọ̀ àwo igbá kó wà sásùn wọ́n tó bá ṣe sókè sí kan lọ́tọ̀ wọ́n tó gbogbo nǹkan yá kọmọ mú wà láwà kọmọ jìkíjà ọwá o tọ́ bá di pé obìnrin ìbá sọ wípé òun lọ àbí ọ̀rọ̀ ọjọ́ wọ papọ̀ ma ọkọ ní nǹkan tó mú wà o fàkùnlùmá àtàtùbí ìlmọ́ra ha ha àwọn onímímà wọ́n wá bá ní fọ́ tọ́má ìdàdẹ́fà rọ́dùn márọ̀ tọ́kùnrin bá san márù tó bí ní fẹ́ gbà obìnrin ló ń fẹ́ gbà 500,000 ni tó ń fi tó jẹ́ in tó ń fi yọ̀ndára àwọn fọ́kọ̀ ọkọ̀ yẹn wá wà ní Amẹ́ríkà ó wà ní Saudiya ó wà ní Japan ó wà ní China lápẹẹrẹ kò sí Nigeria wọ́n ti wá gbalé ìgbà tí ó wà sẹ́ndì owó ó sẹ́ndì 1 million naira èlé ti wà lórí márù tí è ṣe obìnrin ló tó jẹ́ ni ọ mọ̀ pé àáfowó ní n'ito. lọ́wọ́ ń sọ wípé

450 tọ́kọ́ fi ra nǹkan lè ọlọ́mọ̀mù wà láwà mọ́mẹ̀dé àyèdè wa torí wípé kèé sara dúkìá obìnrin yẹn in tó lé sí lọ nígbàtọ́kọ rẹ̀ ń fún ní márùn ni kò ní nǹkan bẹ ọkọ lónìí o tó bá sọ pé òun sí má àbúrò ẹ̀gbọ́n ọ̀rẹ́ ara mara wọn bí ma ṣe mọ́ bàbá mìíràn ìyá mìíràn bí mọ́ tí wọ́n fọ̀tán pátápátá a máa ṣẹlẹ̀ obìnrin àtọkùnrin wọ́n máa gbọ́ra wọ́n yé nípìlẹ̀ gbọ́ra wọ́n yé ń tòótọ́ àwọn ọkùnrin lọ́wà ṣùgbọ́n ni ìyàwó oúnjẹ́ registered nurse nkankan ti ń dí ọwọ́ tí ẹ wẹ́rẹ́wẹ́rẹ́ bí tí náà ṣe ń sáfù ọ́sẹ́ndì owó olé wọ́n ti parí ákídú o ọ́sẹ́ndì owó olé ìyàwó wá ní kò búrú nígbàtí pé táìmù táà mú nígbà àbàdà kò sí wà lájá wọ́n sì jọjọ́ kò sọ rẹmurẹmu wípé àwọn nǹkan káwọn fẹ́ máa lò lé kíyàwó máa rà díẹ̀díẹ̀ tí wọ́n bèèrè pé sẹ́ẹ̀dù rẹ̀ padà dẹ́dù rẹ̀ ni tí má jẹ̀fẹ̀ ẹ̀dù rẹ̀ padà fún ọgẹ́ ṣe kò ti ní igbó ìntí ìyàwó bá ń rà ń rà ó sì rà gbogbo nǹkan tí èdè e rí àga tẹ́bẹ̀rẹ̀ fóòmù nǹkankan wá gbúra wọn bí èdè àyèdè àbí àwọn tí mọ̀ kàlẹ̀lẹ̀ kan ìkannà wọn wá ẹlòmí ń gbà mí tó bá jókòó lórí àga ìjókòó tí ó jókòó tí èèyàn bá jẹ́ ni ọlọ́run inú èyí ò lè dùn agáǹsì rẹ̀ ìyàwó bọ̀dá rẹ̀ ló ní kìí sáwọn ṣùgbọ́n só níbi wọ́n sẹ̀sẹ̀ wà máa pè wà pé ṣe rágàì <laughs> bọ́lá ló ní o tẹ́dórí tébù bọ́lá ló ní o ṣe báwà náà láàkọ̀kọ́ sọ wípé bọ́lá ti lórí wọn wọn wọ́n sì tẹ́gbèsí ayé ayọ̀ àtàlàáfíà ẹ̀yìn náà ni ọmọ ẹ̀ ah kọ̀rá oúnjẹ àtàyé ìgbẹ́ o àà oúnjẹ àà

àṣẹ̀yìnwáṣẹ̀ bọ̀dá rẹ̀ kọ́ra àwọn skún dúkìá ìyàwó ẹ̀sìn ọ̀sọ́ di tọkọ tipátipá la fi ń sọ pé ẹsọ fọ́mọbìnrin ọ̀hún tí ìfẹ́ ń gbọ́n tàbí wọ́n fẹ́ fi àìmọ̀kan gbà gbogbo ń tọ́ bá jọmọ́ dúkìá obè ké máa fọ́ọ̀kọ́ ọkọ̀ rẹ̀ síbìrì sí ti ibẹ̀ o wọ́n sì máa ń ṣí ìtọ́kọ̀ rí ọ̀rà fún tí èkú wọ́lọ́ra

ìrònú ẹ̀lọ́pọ̀ náà kẹ́ nítorí pé gbogbo táwọn èèyàn sáré sí a náà fẹ́ pín ọkọ rẹ̀ kó ní ṣùgbọ́n ní ọ̀sọ́mọ́ ó kọ ní bẹ́m̀bẹ̀ irú ìfẹ́ ṣe bí ó ẹ ti bí náà wọ́n bí ibi ẹ ti bí ẹlòmí kọ́ ọmọ sọ́kà mọ́ ẹ̀lẹ̀ tí wáyé kí ó dé ẹjẹ́ wọ́n ní ṣùúrù ẹjẹ́ wọ́n ní fílìn wípé tí ẹ̀yìn bá jẹ́ kíngì kúyìn làwọn náà tẹ bá bẹ́ fún àmà ní ẹkọ́ fáwọn obìnbẹ̀ kẹmọ wá jáwọn ọkùnrin ọgbọ̀ ipá póbìnrin lòun wọ́n ń kẹ obìnrin máa fi ẹ̀kọ́ tó dáa àmà ẹni ṣe ẹjá obìnrin ọkọ̀ wọnú ọkọ̀ náà àà ah, ah, ah, ṣe sùúrù ní ọkọ̀ làwọn obìnrin wà yìí là ń lọ ẹ̀yìn ọkùnrin ẹgbẹ́yìn pàpín in tó jẹ́ ẹ̀tọ́ obìnrin tó jẹ máàrù tọ́rọ̀ tí mẹ́ṣẹ́là bá wáńdà kejì náà obì ní òní 500,000 oníyànfẹ́ fún ní máàrù rẹ̀ sọ ibùwa ọwá ń fún obìnrin o ti fún ní 200,000 ó kù 200,000 bó ṣe wá sẹ́bí 200,000 yóò kú lọ bá ní ah ìjọjẹ́mọ̀ wípé nìká yóò lè tó 6 months máa o pálápẹ́rẹ̀ gbogbo ẹ̀bá yábí 2 sísìn wọ́n ti padà fún ní lífún ti sún síwájú

pé ọkọ ní yàmì dìgbà kan ṣùgbọ́n ìpìlẹ̀ ní pé ọrùn ọkọ ní nǹkan ìwà ṣùgbọ́n tí ó bá ti já ti owó ọkọ tí ó sì dàpọ̀ mọ́ nǹkankan láti inú dúkìá ti yàwó tí nǹkankan bẹ́ ìṣẹlẹ̀ ọkùnrin ló ní gbogbo ẹ̀ èyí tó bèèrè bá kọ́wọ́ so ibi òun ni àwọn àfáàfẹ́ aṣọ ni ẹjá ti sọ tí ó gún ẹ̀sìn ọlọ́run kódà àwọn ìlú mi ń bẹ tọ́jẹ́ wípé ìṣesí wọn ń bẹ wọ́n ra goldi wọ́n ra kíkọ rẹ̀ wọ́n tún wọ́n máa sọ fún ọkùnrin wípé akídù tí a ṣe yí o ká tó lè fa ọmọ ilé ọlọ́wọ́ ó ti gbogbo nú ó ti sẹ́tọ̀ gbogbo àwọn nǹkan tó wà nínú ilé o ìṣesí kanu ìṣesí mi gbogbo tí wọ́n ti ẹ̀fẹ̀ lò ọkùnrin àwọn mí nílùú mi wọ́n ọ̀gbọ́yé wọ́n ọ̀gbọ́yé pọ́kùnrin ní mara obìnrin náà wọ́n kà sí pé wọ́n rà lé lórí láti nílùú obi ó ṣe ìdàgbànú wọ́n mara ẹbá nǹkan ní agọ́gọ̀gọ̀gọ̀ tọ́jọ́ wípé obìnrin máa sanwó orí wọn wọ́n ṣe Sri Lanka wọ́n ṣe Bangladesh wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bá wa párẹ́pẹ̀lẹ̀ sí ní Pakistan náà náwọn àbìkan wọ́n ṣe bẹ́ẹ̀ ní Nepal wọ́n sì ń ṣe ní India bọ́n lọ́nà yìí sí àwọn apọ̀ ọ̀nà báhùn obìnrin ni ma fẹ́ ọkùnrin in ló sì fàtí ẹ fi ń ta ọmọ wọn síta ọmọ obìnrin wọ́n ń ní o kèése pé wọ́n fi rẹ́ntì o láwọn tí wọ́n sọ̀rọ̀ human rights wọ́n rà wọn lọ sí Europe náà bẹ̀rẹ̀ àmà 14 years 13 years torí pé bàbá wọn ò rí owó tí wọ́n ọkùnrin bó mùsùlùmí ó sì máa wo rẹ̀ bí ẹni tí sí ẹ ti bàjẹ́ kìí ṣe mùsùlùmí gidi tí ìsìlámù wà lọ̀wọ́ èèyàn sí ilé ayé gidi wọ́n nìyàn náà ọlọ́ndakùnmú wa dúró gbogbo àwọn nǹkan yìí o ní máa mú ìjà láàrin ọkọ àti ìyàwó ní máa mú lè láti rí parí inú fi jẹ́ kí ẹ ń bá jẹ́ ni ọlọ́ntọ́lọpọlọ kọ́ máa bẹ́ sí ìṣàtúnṣe láàrin lọ́kọláya kọ́ wá máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹni tí rírì rẹ̀ bá kéré ìní máa dárú ẹ̀wò jàmá ẹ̀tọ́ àwọn obìnrin lélé ẹ̀tọ́ ti àríwẹ̀ lélé sáàjọ ń fúnra wa láwọn ẹ̀tọ́ ibi bí i nìlá ìwádìí kọ̀hár láti pa àwọn nǹkan kọ̀kan tó kó bẹ̀ kìfáyà náà là ń sọ yẹn kìfáyà wípé obìnrin wà lọ́dọ̀ ọkọ ìgbà sí àwọn nǹkan ìfún tán tí bá wá ń béèrè àwọn nǹkan míì òun láàsọ wípé obìnrin ń dọ̀pọ̀ ẹ̀ láàmú wà húnna àmàbàkùnmá yes alnani nafakọ̀ ẹbá wọn ìyàwó tèmi náà rè lẹ́yìn ìgbà mo ti ṣe ń tọ́jẹ́ ojúṣe tán wọ́n tún ní tún mórí wá kí mọ́rún wà ìgbà látò àṣẹ àǹsúnmọ́bítà ń bọ̀ wípé ìgbà ìlàtò lẹ́nu ẹnìkan tó lè gbàbẹ́ tún sàṣẹ́ ìtẹ́lùmí ìbá ń tọ́sẹ̀rẹ̀ ìjọ́kìnrin àná pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ tí a tún bí nìkan mí kèé ṣe ìpìlẹ̀ ní tí a ń bí in tó bè fi máa pín ìyàn lẹ́mì o ní nǹkan tí wọ́n bí kèé ṣe ìpìlẹ̀ pé à sọ rí pé wọ́n náà tó bí ní lé báyìí salawatu rabbihi wa salamuhu alayhi àwọn bí ọba dada nínú àdárí kẹsì rẹ̀ kó lówà fún yọnu rẹ̀ kó mọ́ lówà fún ayé ọ̀rọ̀ gbọ́mbì kankan báyìí àfi kọlbà dada kò fi alọ́kàbalẹ̀ àṣìlè ní fọ́kànbalẹ̀ àfi ká padà sọ́dọ̀ ọlọ́run ọba ní padà àti tòótọ́ ọlọ́run dákun mú wa dúró ọlọ́run dákun mú wa dúró gbogbo bí tí ń dàrú ọlọ́run bá ní tó ìlú tiwa náà ti ń dàrú ọlọ́run bá ní tó náà ọlọ́dà ní kàṣí rẹ̀ ọlọ́run bá ní tó ọlọ́run bá ní mú dúró àwọn tí wa náà lè ń tọ́ ń náà lè dáa sí wa

ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا نصلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن رسولنا صلى الله عليه وسلم قد بين لنا ما لكل وما على كل من الزوجين ومما على الزوج لزوجته كذلك آلات التنظيف ومتاع, ومتاع البيت فمتاع البيت يشمل ما يلزم ما, ما, ما يلزم البيت مما تعلق بمصالح البيت وبمصالح منزل الزوجية من مفروشات النوم ومن أدوات الطبخ وكذلك من, من كدر وكأس وهذه الأشياء اتفق أهل العلم على أن تجهيزها على الزوج ولا بد لزوج أن يوفر هذه الأشياء لزوجته فإن هذا من حقها عليه أمة الإسلام إلا أن أهل العلم اختلفوا فيما تعلق بأدوات التجميل وقد ذأب بعض أهل العلم إلى عدم إلزام الزوج بإحضارها وقال بعضهم لا بد له من إحضارها وذأب بعضهم إلى أن كل ما تتضرر المرأة بتركها من هذه الأشياء فواجب على زوجها أن يأتيها به أمة الإسلام وكل هذا تقول الله سبحانه وتعالى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم وتتقول الله سبحانه وتعالى وعاشروهن بالمعروف بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقده واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام ولموا أن أهل العلم أشاروا إلى اعتبار العرف في هذه المنازعات بين الزوجين فيما تعلق بمتاع الدنيا وآلة بمتاع البيت وآلة التنظيم وقد ذهب أهل العلم إلى أن على إلى أن على الزوج أن يأتي بهذه الأدوات فإذا أتى به الزوج من ماله فكلها صارت ملكا له وكذلك إذا أتت المرأة بشيء من هذه هل آلات والأدوات من بيتها فإنها ملك لها وكذلك إن دخل شيء من هذه الأشياء في مالها فهو كذلك ملك لها أما كل ما زاد على مال المرأة من متاع البيت فليس بملكها بل هو ملك لزوجها هكذا فصل للعلم في هذه المسألة وتنفسوا فيها طويلا وقد سبق أن شرحناه بلغتنا ونسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسبع المسلمين اللهم ربنا عز لسبع المسلمين اللهم ربنا عز لسبع المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا انتكم لبرك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان يا, أرحم يا جبار السماوات والأرض يا أرحم الراحمين اللهم ارحم عبراتنا اللهم ارحم عبراتنا وآمن روآتنا واستر عوراتنا اللهم آمن روعاتنا واستر عوراتنا يا أرحم الراحمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى امركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدوب